الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان واستنى بسنته إلى يوم يبعثون أيما يا من نيوس أتقفوا الله سبحانه وتعالى àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún annabuwa muhammad sallallahu alaihi wa alihi wasallam ilé tí a bára wasan nínú khutba ti ni ẹ̀yìnmà ya mi nínú ẹ̀sìn islam oní ẹni ọ̀rọ̀ tó pàtàkì tó yẹ káwà musulmi ká mójútó nínú ogó àwọn ọ̀rọ̀ tàti mọ́ ṣàlàyé fúnra wa tẹ́lẹ̀ náà ni ilé tó gba ká máa tẹnumá ká máa tẹnumá ká máa tẹnumá ká máa wí lóòrèkóòrè ká máa fi ìgbà kan lẹ̀ tí ẹ bá ń ṣe pé a máa wí adẹ̀mà ṣàlàyé fúnra wa ẹ̀yẹ̀mẹ̀ yá mi nínú ẹ̀sìn Islam òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ igbe tí oníkálùkù ń ké àti tó níkálùkù ń sọ káàkiri nípa wípé ìlú lé igbá owó kò sígbá kò sáwó kò sí kòkò bàbá sásùn nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí oníkálùkù ń pariwo láì mẹ́bí tó yẹ ká gbà Allahu Akbar láì mẹ́ wípé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ti jẹ́ ìwà àwọn nǹkan tí ma ń fa àwọn táàrí lẹ́ni nínú àwọn ìnira àti àwọn ìdàmú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam ti jí ó yé wa ike tí ma ń fà wọ́n tẹ́rin ní yíó àgbàtẹ́wà tó jáwọ́ ń bẹ̀ ìgbà ọ̀nà lẹ́tọ̀ orí ìdàkejì rẹ̀ ẹ̀yìn mọ̀ yàmì nínú ẹ̀sìn ọlọ́run sọ́nà Qur'an ọlọ́run ló fi example òun fi àpèjúwe kakalẹ̀ fún wa ìlú kan tó ìlú tí wọ́n sọ ń bí specifically Makka ni àmọ́ wọ́kì fún gbogbo àwọn olómi náà nínú àwọn ìlú táwọn bá ń ṣe orúnkà tí Makka ń ṣe before wọ́n wà nínú fọ̀kànbalẹ̀ arísìkí ń wá bá wọn oúnjẹ igbáwo gbogbo ẹ̀rọ rọrùn oníkálukú kò sí wàhálà kankan oníkálukú ń bá ti ni ọlọ́ni ha rizikú ha rọ́gọ̀dá min kulli makan arísìkí wọn wá ń bá wọn láti gbogbo ayé ọlọ́ni fakafarot bi an'amillah wọ́n wá kèfèrí orí tọ́lọ̀ bá ṣe fún wọn wọ́n sì kèfèrí ìsúmẹ̀ ní kéwọ̀n òdúpẹ́ orí Ọlọ́run bá subhanahu wa ta'ala lè jẹ́ kí wọ́n fi dúpẹ́ orí Ọlọ́run bá èébú náà fi ń bú èyí tẹ́ kí wọ́n fi dúpẹ́ orí Ọlọ́run kọmpléènì lójoojúmọ́ la in shakartum la azidannakum wa la in kafartum inna adhabi la shadid Ọlọ́run ti jẹ́ yíwa ní Qur'an Ọlọ́run tẹ́ bá èyí tàti ẹ̀ rí tàti ẹ̀ ń jẹ́ tàti ẹ̀ mú yí Ọlọ́run o ọlọ́run ló mọ̀ lékún ni tẹbá wá ṣe kèfèrí ọlọ́run ni ìyẹ̀mí ọlọ́ọ̀bá ẹ̀yẹ̀lẹ́ta ilérò ni ẹ̀yẹ̀mọ̀ yá mi nínú ẹ̀sìn àwọn ẹni yìí nígbàtọ́ di pé wọ́n ṣe kèfèrí sórí ọlọ́run ọba orí tọ́lọ̀ bá ṣe fún wọn láwọn òmá wọn ní ti dé báyìí ẹ̀wò olúgbáyìí ni ẹ̀wò gbá ẹ̀wàwó ẹ̀wò kọ̀kọ̀ bábá sáàsùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àfiwé àfijọ́ táwọn yẹn máa ń ṣe àá Nàìjíríà táwọn yẹn ń kọ̀m̀pléènì ọ̀kọ́lọpọ̀ mọ̀ ipé àwọn kọ̀m̀pléyìn gan nínú tí mọ́ mú ìyàlọ́ ọba subhanahu wa ta'ala wà ní ìdí ní pé tó bá jí láàárọ̀ tó rí gàrí mú wallahi yẹ kó dúpẹ́ tí lè fi súnì ìwọ jí láàárọ̀ ó jẹ ráìsì ó tún fi chicken sí ó fi tọ́kì sí ó fẹ́ já sí ó fi gbá sí ó fàwọ́ sí ó tún dọ̀sán ó tún jẹun wo ó tún wo tí ó yẹ kán ṣe báyìí sí ó yẹ kán ṣe báyìí wallahi ẹ̀yẹmọ̀ yábi nínú ẹ̀sìn ẹ jẹ́ ká lọ mọ̀ Kùránì láńkà fún ara yíó ipa wọn kan báyìí kọ́ onímọ̀ ń fa burú Ọlọ́run ní pẹ́gbà tí wọ́n ṣe kèfì rí orí Ọlọ́run orí tọ́lọ́run ṣe fún Ọlọ́run ma ní kíní fa adhaqaha Allahu libas al gbogbo tàbá ń wá láyé yìí méjèèjì yìí ni ìmọ̀ kó jẹ́ rí àbúrísìkò òun náà ni pé kárí jẹ kárí mú àti kíni kíná ń pè al'amnu wa tumanina oníkìlú wà ní fọkànbalẹ̀ kó fararọ́ kó mọ́ sí pé wọ́n jalè wọ́n túlé wọ́n dàlúrú igbá wọn gbogbo nǹkan táwọn sí orí ni tánà bá ní káwọn náà wòlúwá ó láǹgbàká tó sí gánmà ń sọ igbá wo kìní kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá mú 20 naira lọ sọ́jà ó sì fi tẹ́ẹ̀sì kó ẹrù ó fi kóúnjẹ wálé ní igbá wo pẹ̀lú 20 naira péré àwọn ilé ìsinmi ẹgbó mú 200,000 lọ sọ́jà gan o lè má rí nǹkan tó lálàáfíà púpọ̀ mọ́ wálé ẹ̀yìn náà ti rí pé tó yín tí ń ṣe àwọn náà ni ẹ̀ ìdí ni wípé àkíndúkiri ọlọ́wà subhanahu wa ta'ala oníkálukú dẹ̀ ń kó sẹ́bọ́ abẹ́là ń kó sí bídá bẹ́ẹ̀là ń ìgbà wọn ọlọ́run tó wá jẹ́ ìwànú ayà pé walaqad jā'ahum rasūlun minhum sì bá nẹ́bí tún wá gbáyín fakadhdhabūhu ẹ̀pà nẹ́bí ló pòrọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni olú òtẹ̀lé súnà nẹ́bà Muhammad sallallahu ní orakun ayẹjọ́ inú ẹ̀sìn hadithi hadithi bin Umar

ẹ jẹ́ káwọ àwọn nǹkan mọ́ra àwọn yìí káwọ èwo lálàkó ń bẹ́ káàmọ̀ ọgbọ́ bánẹ́bí se ń sọ bánẹ́bí tó ṣe wá ń fi ìyà tó mọ̀ tẹ̀lé ànẹ́bí tó fi ń tẹ̀lé bẹ́ẹ̀ náà tẹbá ti ń ṣe léyìí eléyọ̀ tẹ̀lé bẹ́bá ti ṣe léyìí eléyọ̀ wá gbogbo táwọn ní àmọ̀ṣe gbogbo látúwá ṣe àwọn rí tánẹ́bí ni ó wà àwọn complain ṣe bí tánẹ́bí láṣe tí ó mọ̀ fà ilé wa òun náà nìyí àti ojú ọ̀nà tánẹ́bí yí padà oníká àgbẹ̀gbẹ̀ fún akọ́kọ́ yí ti wá padà kákò níbi dí àwọn kìnnìyàn ẹ̀mọ̀ yá mi lóẹ̀sìn àníbà ní pé àkọ́kọ́ ni pé lamted harilifa hisha tó fi ẹ̀kọ́ min qattu ìṣekúṣe ìwà zina ìwà gbèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo ọ̀nà tí ìṣekúṣe fi ń gbà wá ní àti gbogbo àwọn orúkọ zukhruful qawl àtàwọn ọ̀rọ̀ tó fi ń kó boyfriend ni à girlfriend ni à ń ṣe courtship man friend ni woman friend ni kíníkà daddy ni kíníkà mami ni kíníkà mi ni ìgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọkọ̀ tó fi ń pa mọ́ tó pé sí náà ni tán gbé sínú rẹ̀ ànẹ́bì ni orúurú àbúrúkú ò ní fọ́nká láwùjọ gẹ́gẹ́ bó ṣe fọ́nká nílùú táwà ti bá ara lé ní hátà yóò ilẹ̀ lórí ha níbi pé oníkálùkọ́ ma ṣe frílì láwọn àgbàkọ́ tó bá fẹ́ ṣe sí náà ò lè ò lè mọ́ sí bó ṣe wọ́n àwọn yóò mọ̀ fojú burúkú wọ́n ni ìbà ilé ń ṣe sí náà ó kókò ládúgbò ní ní ìsin báyìí kódà ẹlòmíì ó lè máa ṣe sí yóò tún máa ṣe fídíò ara rẹ̀ kò sí tìjú mọ́ oníkálùkù ṣe bó ṣe wù ní kódà ìwọ tó bá tún wá fẹ́ condemn lọ́dọ̀ aláṣejù ah kí ni wàhálà yìí sọ apọ̀ kí ni ṣebí wọ́n ní freedom ah ṣe ọmọ kékeré wá ní igbá wọn ó di pé kò síbi tó fẹ́ sẹ́fù mọ́ àwọn tó ń bẹ primary school sẹ́fù mọ́ àwọn tó ń bẹ secondary school sẹ́fù mọ́ ẹmọ̀gbọ́ àwọn secondary school wọ́n jà sí boyfriend àwọn primary school wọ́n jà sí lábájá allahu akbar ó wá padà wá dóúnjẹ ó padà wá gbalẹ̀ ànábì wa sallallahu alaihi wasallam pé kò sílù tẹ́tì rírù nǹkan báyìí ìwọ máa gbọ́ ìwọ tó ń pariwo protest Africa protest ní Nigeria yìí ah revolution la ní fi ṣe o tàbẹ́ kí lù ìdá revolution ni o so o ti ṣe revolution against ìfàwà ìṣù yìí náà ẹ jẹ́ ká ṣe revolution against ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká jáde against ẹ̀ṣẹ̀ pé a ṣe kí ní ìmọ́ a sì ní gbà kó ṣẹlẹ̀ mọ́ láwùjọ wa a fẹ́ kó ní kálukú lọ fẹ́yàwó bó fẹ́ ọ̀kan bí o tó fẹ́ kejì fẹ́ kẹta fẹ́ kẹrin ẹ jẹ́ ṣe revolution ká èyí tó fẹ́ against tánkì ọjọ́ ẹ kíní kan ká lọ pàdé ní kíní kan ìgbà wo ká lọ blọ́ọ̀kì ọ̀nà kíní sí náà ká blọ́ọ̀kì ọ̀rọ̀ wa gbére àwọn tí ń fa ànẹ́bì ní kò sílù tí ó ti máa ṣẹlẹ̀ nígbà àwọn nǹkan báyìí débi kó níkàlùkù wá di pé yìí tó ti gbàgbóró ìlà fàṣà fíhìmù tọ̀ọ̀rún wà láọjá ìyí tí ó máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí kòrónà gẹ́gẹ́ bí ẹ̀bólà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àrùn tí ma ń fọ́n káàkiri tí ò nífẹ̀ẹ́ síbi tí ó kàn tí ẹ bá ṣe pé yóò fọ́n káàkiri lára wọn ìwọ lọ sí general hospital lọ sí UITH lọ mọ́ bèèrè lọ́wọ́ dr pẹ̀lá kí ló ṣe lè ó mọ̀ gbọ́ kíní kan kókó mi kíní kan orúkọ àìsàn ó lé ní 15 letters 15 alphabet yóò gùn báyìí kíní kan kíní kan miasis kíní kan kíní kan àwọn àìsàn tẹ́ gbórí anẹ́bí ni pé atleti lamtekun mọ́tọ̀ fi àṣìláfihìm àwọn àìsàn táwọn bàbára bàbá òtí ẹ̀mọ́tán pè bẹ́ẹ̀ àmágùn kẹbà ti ṣẹlẹ̀ ní ìsinmi tó ní kálùkù ara wa ìsàn àìsàn ní àìsàn ní lọ́tún lọ́sì ilé tún lè kí ló tún ṣẹlẹ̀ ìtọ́hùn ẹwọ́ kí ló ṣẹlẹ̀ tó jù rẹ́fẹ́ yọ kí ló ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àmọ́bìnrin lọ́wọ́ ara wa àwa ní wo pé àwọn tá ń ṣe in ti ń fà fún wa ní ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam oníkálùkù àmọ́ mú tẹ̀jáde ní ohun tó ń ṣẹlẹ̀ ní wípé àwọn gọ́ọ̀mẹ́ntì wa ní wọ́n ṣe kíníkan ṣèwẹ́ká kókò wá sọ́ọ́sìtù ní ṣèwẹ́ká oníkálùkù wa bẹ̀rẹ̀ àwájò kọ́ àmọ́ tún ṣe pẹ̀lú ẹnu ara wa whereas ohun Ànábì ti fún wa ní àìsàn àtògùn yìí tẹbá ti tí ìsìnà bá ti fọ́nká bó ṣe fọ́nká láwùjọ wa yìí ẹ̀yin náà máa retí àwọn àìsàn tẹbá ti ráwọn àìsàn yìí kí ló ta wá ń pàmì kí ló ta ń sunkún kí ló ta ń sunkún kókò dà tá ń ké ta wá ń ṣe bí pé ó ń dò wá in tá ń gbádùn ti wọ́n ti máa jàmbá òṣùwọ̀n in tó ẹka wọn kún tí wọn ní wọn wailun lil mutaffifin alladhina idha ktalu ala nasi yastawfun wa idha kaluhum aw wazanuhum yukhsirun ọlọ́run ní ègbì ọlọ́run kó mọ bá mutaffifun ta ni wọ́n àwọn làwọn tó ṣe pé tó máa fẹ́ wọn nǹkan fún wọn àwọn ó gbà tí ó kún ni gbà táwọn bá padà àwọn ọmọ dọ́gbọ́n wọn ànábì kò sílù kan tí ó ti mọ dọ́gbọ́n wọn gẹ́gẹ́ bí ìlú àtàwàyé illa ukhidhu bis sinin wa shiddatil tí ẹ bá ń ṣe pé àwọn ọdún ìyà ìyà ìyà ìnira ẹ̀pọ̀ wọn lè ní kíní kan sí lọ́la bẹ́ẹ̀sẹ̀ máa fèsì ẹ̀tẹ́ fi kúrò ẹ̀pàwọn kan náà pariwo lánàá wọ́n ti kún wà ní sàárè báyò àwọn náà pariwo lè ní àwọn náà fẹ́ bọ́ sínú sàárè àwọn ọmọ wọ́n tún kọ̀ntínú ariwo lọ́la àwọn náà bọ́ sínú sàárè bí ó ṣe máa ṣẹlẹ̀ nù títí torí yóò fi pé tẹ́fi oníkálùkù nínú sọ́ọ̀bù rẹ̀ kéèkéé tó ní sínú ilé rẹ̀ wájú ilé rẹ̀ wọn ọlọ́run madúrú jàmbá tí ń lọ́nu sọ́ọ̀bù ẹlòmí ìmá díósùwọ̀kù ó ti ní bóṣe rà lọ́jà ó ti lé iye tó fi wọ́n wá lọ́jà tó ń bá délé ó ti ní bóṣe lọ agolo kan agolo kan lọ́la eléyìí tún yọ gbàtàbà fi rí èmi náà lọ ra sìmẹ́ntì kan yìí lọ bẹ̀rẹ̀ mo plot ẹwà ń kọkù wá sálùbáríkà ń bẹ̀ má kò sílùkò tí wọ́n ti mọ́ sẹ́bá yóò in tí ó ṣẹlẹ̀ ní pé ìnira tó ní agbára so tí ó rí bí tánàbí gbá gbogbo ẹ̀má sallallahu alaihi wa alihi wa sallam tí ẹ bá ń ṣe wípé àwọn ìyà tó lágbára mú wọn wàjá orí sultan alaihim gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run wàjẹ́ káwọn olórí àwọn olóògbé ma ṣe yín báṣubàṣu ni òun náà lẹ́gbẹ́ lójoojúmọ́ ẹnìkan kìnìkan okò kìnìkan mílíọ̀n jẹ́ báwọn Nàìjíríà ṣe ń jẹ́yà tó igbá àwọ tó ti bẹ́ẹ̀ wọ́n mọ̀ kó jẹ lọ ẹ̀yin náà ma jẹyà lọ ni àfi tẹ́bá tó padà síbi ẹ̀sìn yín gẹ́gẹ́ bó ṣàníbi àdífì Ibn Umar ẹlẹ́ẹ̀kejì tánàbí sọ fún wa pé ìyà ó ma jẹ yín ẹ ma kénà ni kò wá sí ìlú tí wọ́n ti máa tí wọ́n ti ní máa yọ zaka gẹ́gẹ́ bí ìlú tá wà yìí àwọn èèyàn tí ẹ̀mọ̀ dájọ́ zaka débi kí wọ́n yọ ẹlòmíì ti jíìfù kọmọ yọ zaka láti bí ogún ọdún sẹ́yìn kódà kò mọ̀ tán pín zaka Allahu akbar kò sílù kan tí wọ́n ti ní máa san zaka wọn tí ìbá ń ṣe wípé Ọlọ́hun ní kójò tó tó kó mọ̀ fún ẹnu sámà walawla al lam yumtaru tí ìbá ń ṣe àwọn ẹranko ní òjò kan báyìí bá mọ́kànlẹ̀ òjò tó tí wọlé ní mọ́ dúpẹ́ àwọn ẹranko ní o kìí ṣe nítorí wọ́n kò sílù kẹta ti ma ṣe rí àwọn kẹta ń ṣe yìí táti lẹ́tọ̀ sí àánú kan láti sánmà àbílẹ̀ tí ìbá ń sàwọn ẹranko táwọn kan bá tí wọ́n lọ táwọn ọmọ kankan òjò kan bá yóò bá kan lẹ̀ ẹ̀yẹ̀mọ̀ ya mi nínú ẹ̀sìn àníbi tí wọ́n tẹ̀síwájú pé wà láwíyàn kúrò ahada Allahi wa ahada rasulihi illa sallatu alaihim aduwan min ghayrihim kò wá sílù kan ti ma jàmbá àmọ́nà ọlọ́run tí sallallahu alaihi wa alihi ọlọ́ni a ṣe nǹkan bá yóò ṣe jàmbá àmọ́nà ọlọ́run ànábì ní àṣẹ ìkàbá ìwọ́nú òní sí o ìjàmbá mọ́nà ànábì ní sallallahu alaihi wasallam ìdí ni wípé níjọ́ tó ti ní la ilaha illallah ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ìjọ òun ló ti gbé àmánà kan bọ́ra rẹ lọ́rùn ìtumọ̀ rẹ̀ ní kí mo jẹ́rìí pé kò sẹ́nì kan tágbùdọ̀ mọ́ jọ́sìn fólódodo àyàfi allah mo wá jẹ́rìí pé òjísí ọlọ́wọ́ bá muhammad òjísí ọlọ́run ni ìtumọ̀ rẹ̀ ní pé rasulun la yukadhab ànábì ọlọ́run ni ó gbùdọ̀ pé lópùrọ́ mọ́ tẹ̀lé ní gbogbo àwa àwárí rẹ̀ gbogbo lè nǹkan àdéhùn tàti jọ ní pẹ̀lú àtọ́lọ́wọ́ ni àmọ́ náà sì ní lọ́rùn wa ẹ̀yàmọ̀ yà mí nínú ẹ̀sìn àníbìtí wá ní pé wà ma lam tahkum a'immatuhum bi kitabillah wà yatakhayyaru fima anzalallah illa ja'ala Allahu ba'sahum bainahum kò wá sílù kan táàtì ní mọ́ lòfin ọlọ́wọ́ bá tí ẹ bá inna Allah haddada hududan fàlátà àtàdó ha ọlọ́bá gbé àwọn àlàkalẹ̀ ibi eléyìí eléyìí eléyìí ọlọ́dẹ̀ gbọ́dọ̀ kọjá rẹ̀ ọlọ́wọ́ sáwọn òfin kọ̀kan ìjẹ́ àwọn òfin olóòm àwọn òfin bẹ̀rẹ̀ látorí ọ̀rọ̀ àkídáwà bìlífò ló ẹka ní gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ manahij àwọn ojú ọ̀nà olóyẹ kárìn ojú ọ̀nà lànẹ́bí rìn àtàwọn ẹni rìn síwájú nínú àwọn sahaba ridwanullahi alaihim wa atba'ihim bi ihsan ila yawmiddin gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni káàmọ̀ wókè bóò láti fẹ́ máa lo àwọn òfin ọlọ́run akọ̀kọ́ lónú ilé wa náà àmọ́lò ládùgbò àmọ́lò káàkiri ẹn pé àìlòfin ọlọ́run ìmọ́ lo òfin àgbélẹ̀rọ wàhálà tí ó mọ̀ dájú òní jẹ́ kékeré àwọn nǹkan nígbà tí Islam gbé kalẹ̀ pé èyàn tó bá ti ṣe lè nǹkan báyìí lè ṣe fún ẹ̀yin fòfin ọlọ́run bá lẹ̀ ẹ̀ ń lòfin míì ó wá di pé aburú wá ń pọ̀ sí ẹlòmí ò ti lọ jalè tágbọ́n ti kọ́kọ́ gí ọwọ́ rẹ̀ lọ bí ẹni náà ni láyé rẹ̀ ní jalè má àwọn tẹ́yìn bá ti lọ jalè ní sí oṣù tó bá ti lọ búrẹ́bù àwọn kan wá ti lọ búrẹ́bù ní ìsìn òtítẹ́ náà ni ẹ̀yẹ̀mọ̀ mi nínú ẹ̀sìn àwọn ilẹ̀ àwọn ọkọ̀ tí a nígbà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sọ fún agẹ́gẹ́ bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ tí ọlọ́ọ̀bá ń bá sọ ẹjí ká sẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá sọ àwọn ọwọ́ tààlà ẹjí ká lọ́ọ̀mọ̀ lámọ̀dájú ipi alóta ń ké bá sì máa ké lọ́nu abálẹ́nu àwọn bàbá wa ní àwọn mọ́ pẹ̀lú iṣẹ́ ẹ̀sí pẹ̀lú action ọ̀rẹ́nu tó alam ya'ni lil ladhina amanu an taksha'a qulubuhum li dhikrillahi wa ma nazala min alhaqu ọlọ́run sásìkò tí tó ní fáwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo kẹ́mì wọn wárí ìkẹ́rù bà wọn látara àbẹ̀rọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àti tọ́lọ́ọ̀bá sọ̀kalẹ̀ nínú òdodo wala yakunu àwọn tó ṣe pé wọ́n pẹ́ láyé ẹ̀mí wọn gùn ẹ̀mí wọn wá lé kókó gẹ́gẹ́ bí ẹ̀mí tí wọ́n náà ṣe lè yìí ẹ̀yẹ̀mọ̀ yáwa nínú ẹ̀sìn tàwọn aburú ẹja gbogbo láwùjọ wa aburú ṣekúṣe ni zìnà ni kúnlẹ́kálùkù mọ̀ná ọmọ rẹ̀ mọ̀ná àwọn mọ́gbà fún ẹkùn ṣe zìnà èyí tó bá tó lọ́kọ kó ní èyí tó bá tó fẹ́yàwó kó fẹ́ ó pè wájú ká máa saburú lọ léèjọ́ máa fa ìyà sáwùjọ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ń tajà mọ́gbà wọ́n tó bá láwọn tí wọ́n ń tajà lọ́dọ̀ mọ́gbà kí wọ́n títì òsùn wọn ó rí pé ìyá ìyá rẹ̀ ń tajà ó rí kó ti ní wọ́n ṣe ń yọ díẹ̀díẹ̀ nínú àwọn ọjà ó ti ní bá ṣe ń tún dì ó ti ní bá ṣe rà lọ́jà wọ́n wá tú wọ́n wá sẹ́lẹ̀ wọ́n tún tún dì wọ́n tún tú wọ́n tún sẹ́lẹ̀ wọ́n tún tún dì wọ́n tún tú wọ́n tún sẹ́lẹ̀ wọ́n tún tún dì wọ́n wá yọ yọ yọ yọ èyí tó wá yọ ìwọ náà pé ìyàwó rẹ̀ ń ṣe ìwọ náà pé ìyá rẹ̀ ń ṣe ó mọ̀ pàwọn fámìlì ń ṣe ó mà mọ́ tọ́ra rẹ̀ jọ yọ pé ìyá kí ni yóò dá kí ni yóò dá ẹ má jàmbá òsùnwọ̀n kọ̀ dá ẹ má ṣe ibi tó tún wá mọ́ ń dùn yàn sí láwùjọ ni pé táwọn yẹn bá rẹni tó bá fẹ́ sòdodo tó bá dúró tó bá ní ọjà bí àpẹẹrẹ àwọn yẹn ń ṣàbòsí pẹ̀lú àwọn organizations wọ́n ní ìsìn àwọn ìyá aláta organization ìyó oníwú kìníkan ìyó oní kìníkan kìníkan àbòsí wọ́n ti wá in tí òun wọ́n ti wá jọ ẹni wọ́n ti kò wọ́n kàn gbé price ẹ̀ lọ ni owó tẹ̀ nẹ́lẹ̀ ń sínú ara yìí àwọn fi ara ní ara wá oníkálùkù a máa tẹ́kì advantage ẹni ìnira tó bá ti wọnú ìlú báyìí bí àwọn rí pé kìníkan ti scarce nínú ìlú ẹgbà tí ó sì cash báyìí oníkálùkù dìdàkudà ní kíní à kíní tí wọ́n kíní tí wọ́n kíní tí wọ́n at the end of the day à ń pariwo government à ń fìyà jẹra wa à ń mọ́bẹ̀ à ń tiwa à ń dúra lọ́rùn báyìí a sì ń pariwo pé wẹni tí ń dúra ni àwa sì láwà mítà ń dúra báyìí tọba tún rẹ̀ nìkan bí ajàjà rẹ̀ nìkan ní ọjà ìyá ìwà dúró pé èmi o èmi o mọ̀ ta kí ní bó ṣe bá sẹ̀rí àmú ni wàláhì wọ́n kóbó wọ́n mọ̀ ìṣọ̀kan wọn lè kó mẹ́m ẹlẹ́rí kú ní kíníká yóò bàjá wá jẹ́ whereas ẹ̀yin lẹ́bọ̀ pẹ́ ìṣàgù sí èyàn tó bá lóò ní bá wọn ṣe ń bẹ́ èmi ò ní bá wọn lọ́wọ́ sí tẹ́ẹ̀sẹ̀ yóò yóò sì di ọ̀tá àwùjọ ẹ̀yẹ̀mọ̀ yà mí nínú ẹ̀sẹ̀ tó ti bẹ́ẹ̀ a sì ń ké à ń pariwo ṣáàrẹ ti pa kùnjọ kan ni tabakú ṣéru state ta fẹ́ fàmọ́ wá sí ni ṣéru hell ṣéru condition ta fẹ́ fàmọ́ wá sí ni abẹ́rùn kí yóò mọ̀ lé sí lójoojúmọ́ ni a wà kúlé ní ẹbá yìí àmúwà ọbẹ̀rẹ̀ àrúgbà wàhálà àwọ̀ òsì jẹ́ kíní tán lórí tiwa ká dúró lórí kíní pẹ̀ ní kíní ìsẹ̀ yóò tán lórí wa Allah, bóò ni ó ṣe tán bí rújú ila Allah pẹ̀lú padà lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala káwo kí ni òdodo tó wà ní Kùránì àti àwọn òdodo pọ̀ fún Kùránì àti Sunnah ẹwọ́ tọ́lọ̀ ń sọ àwọn tánàbí sọ sallallahu alaihi wasallam ẹ jẹ́ káwò káwò rẹ̀ sí travel cinema tẹ̀lé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ọlọ́ọ̀bá اللهم رد المسلمين إلى دينهم ردا جميلا ردا جميلا اللهم رد المسلمين إلى دينهم ردا جميلا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك المجاهدين اللهم أعز الإسلام اللهم انصر عبادك المستضعفين بفلسطين وبغزة بالخصوص اللهم إنا نسألك أن تدمر اليهود والنصارى الذين يسومون المسلمين سوء العذاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد